إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجو فمن الله سبحانه وتعالى tí ó ṣe لا ọ̀rùn fún لا láti pé kí a péjọpọ̀ láti wá ìmọ̀ ìsìn wa láti lékún níbi àmàdájú nípa nǹkan tí Ọlọ́run subhanahu wa ta'ala tó sàlàyé fún wa àwọn èyí tí Ọlọ́run subhanahu wa ta'ala tó fi yára rẹ̀ ni àbí àwọn èyí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi sàlàyé gọ́ìbù fún wa tó fi fún wa ní ìmà tó sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n dàmọ́ ara wọn nípa rẹ̀ àwọn èèyàn dàmọ́ ara wọn nípa kíni gọ́ìbù bó láyé ṣe rí bó ní òun náà ni kó wá ìmọ̀ àkídà ìmọ̀ àdìsọ́kà mùsùlùmí nípa àwọn nǹkan nípa ayé ìfúnra rẹ̀ nípa kádàrá nípa alkiyama nípa òjíṣẹ́ tó náà bá rán wa nábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan yìí kí mùsùlùmí kó nípa so ibi tí ẹlòmí ò láti sọ́kàn tó dá nípa Ọlọ́run Ọba so ọ̀tọ̀ ní bó sí ń yàwòrán Ọlọ́run Ọba lọ́dọ̀ ara rẹ̀ so bákanáà ẹlòmí ń bọ Ànábì sallallahu alaihi wasallam so bákanáà ẹlòmí láwọn òròrí nípa ghaib so sí pé kò tọ́ ẹlòmí gbà fáwọn màláíkà ma yàwòrán wọn bí tv náà so ní pé à pọ́kọ́lá mi wà tán jẹ́ fallen angels so ní kóhun ti kàrí níbìkan so ó ti kàkàkú kàrí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí nípa kọ́dàrá nípa wọn ma wọ́n nípa ma ohun kan wo kádàrá rẹ̀ tí kádàrí ó bá dá kájẹ́ kóhun mọ́ tí ó bá ní dá kí wọ́n wá bún ó sì gbàtẹ̀lòmí tí wọ́n transpose ẹ̀ tí wọ́n transfer rẹ̀ sí tọmọ rẹ̀ so gbogbo orú àwọn ìgbàgbọ́ báyìí in tí ó fọ́ ọnù fún wa àkídà ni so àkídà yẹn làwọn èèyàn fẹ́ gbọ́ àkídà yẹn làwọn èèyàn fi ń sọ àwọn èèyàn lẹ́nu àwọn alákìídà nù àwọn alákìídà kọ́lá ìlú yóò ti fi kún pé àwọn alákìídà kákìídà fala hawla wala quwwata illa so yóò wúlò fún lọ́dọ̀ Ọlọ́run Ọba so àkídà kákídà àwọn alákídà kákídà yóò wà wo tí ó gbé wọn dé lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so Sheikh Ubayd ibn Abdullah ibn suleiman aljabiri rahimahullahu ta'ala rahmatan wasi'a wa askanahu Allahu al-firdaus sọ níbi tíráì takhilul aynayn بشرح عقيدة الرازيين سوتي عن كالو سواء الإمامين أبو زرعة أتي أبو حاتم وصو نبي كتي وما تقبع ولا تدعو وما أبو حاتم توني والحوض المكرم به نبينا حق وني والحوض وني الحوض وني أبتا al-mukramu bihi tó ṣe pé wọ́n fi pánlẹ̀ o nabiyyuna annabi wa haqqun òdodo ni so ìgbàgbọ́ nínú àbàtà annabi sallallahu alaihi wasallam òdodo ni so tabalabata kìí ṣe irú àwọn ìntàmà ń ronú rẹ̀ láyé yíò so tí ó ti kún fẹ́rẹ́ so àbítàmà yíò máa dàdọ̀ sí sí ara àpẹni táwọn èèyàn sábà máa ń pè lábàtà nìyẹn so but pond tàbá sì tún sọ pé pond náà alaikum salam wa rahmatullah tàbá tún sọ pé pond náà ó nílè láti jẹ́ ká gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa wọ́n ni hadhihi al-mas'ala wọ́n ni sẹ́rí alamari min al-masail nínú àwọn alamari tó ṣe pé allati khalafa ahla sunna wọ́n yapa àwọn tán sunna tán tẹ̀lé tán tẹ̀lé al-islam al-haq àwọn tán tẹ̀lé islam òdodo so àwọn èèyàn kan yapa wọn bẹ̀ wọ́n ní fiha tawa'ifu min al-mubtadi'a àwọn ọjọ́ orísìsì nínú àwọn ìjọ àdádálẹ̀ gẹ́gẹ́ bí àwọn mu'tazila wọ́n ní fa ankaru al-hawd wọ́n tako pé annabi sallallahu wal mizan gẹ́gẹ́ bí wọ́n ṣe tako afárá afárá sirati àti mizan àsosun wọn so wọ́n ni wal haudu fi lugha wọ́n ni tán pè ní haud nínú èdè lábáwá majma'ul ma omi tán pè ní haud yuqalu haada shay wọ́n ni haada shay'a wọ́n ni a ah, hadha shay'u yahuduhu so túnmọ̀ pé yata'adda idha jama'ahu tó bá sí kíni tó bá kójọ tí yẹn bá kójọ ni wọ́n sọ pé kíni hadha hadha shay'a so alhaudu òun kíni òun ni àkójọpọ̀ omi wọ́n ni fi shar'i wọ́n ni shari'a wà haudun òun ni àbátakáwò òtíhì rasulullahi sallallahu alaihi wasallam tí wọ́n fún òjíṣẹ́ ọlọ́run ọba yudau fil mawqif wọ́n gbé síbi al-mawqif fi arasati al-qiyamah níbi plainfield al-qiyamah yariduhu ahlu sunnati min ummatihi àwọn tí wọ́n tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam àwọn ni wọ́n wà mú ń bẹ̀ wọ́n ni wàhádà alhaudu àwọn ní súnnà yóò so àwọn ní sún bẹ́ẹ̀ ni àwọn ní súnnà ni so tẹ́lù mí bá gbélé yóò tún lè máa pálẹ́rin ẹ̀ráwọn bọ̀bọ̀ yìí so àbẹ́ ẹ̀ráwọn ilé so wọ́n ò tí ẹ̀dá kankan mọ̀ so wọ́n rò pé wọ́n rò fáwọn nìkan náà ni ìwọ kọ́lá kò nídi kó láìkì mi ọ̀yíṣàm kẹsàkàmà tẹ̀lé súnà nẹ́bì ó ti tán so àmá ìwọ náà wó láàrẹ pẹ̀lú gbogbo súnà nẹ́bì gbogbo súnà nẹ́bì ló ti pèsè hujja fún ló ti pèsè ṣubha fún ìdí tó fi filẹ̀ àbí ìdí tó fi ń ṣe tó takò ni pé má bèèrè lọ́wọ́ àwọn èèyàn má bèèrè lọ́wọ́ àwọn èèyàn ní pé ní pé òun náà ti ṣe nínú súnnà nabi sallallahu alaihi wasallam má bèèrè lọ́wọ́ àwọn èèyàn ní pé òun náà ti ṣe nínú súnnà nabi sallallahu alaihi wasallam so bí wọ́n ní pé la tas'alin nas sàbíwà lọ́sẹ̀wà má bèèrè lọ́wọ́ àwọn èèyàn ní pé òun ti ṣe nínú súnnà nabi sallallahu wasallam bí wọ́n è nípa àwọn èyí tán ti fílẹ̀ ní àwọn ǹkan tán ti fílẹ̀ níbi súnnà Nabi sallallahu alaihi so bí wọ́n pé àwọn ohun tán ti fílẹ̀ torípa àwọn èyí tó fẹ́ bí wọ́n pé kí bí wọ́n èwí tí wọ́n ò ṣe yẹn wọ́n so bọ̀ bí wọ́n pé àwọn èyí tó ṣe yìí kí so àbí bóyá ǹkẹ̀láàbù ti wá níbi tí mo so wọ́n ni ah, almuhim sáà ni àwọn súnnà àwọn ni wọ́n mú níbi àbàtà annabi sallallahu alaihi wasallam ẹ̀rí wà fẹ́lẹ̀ so wọ́n ni ẹ̀rí wà fún gbogbo wa aládádálẹ̀ so a ń bèèrè tàbí aládádálẹ̀ gan wó lè wọn dànù ní aládádálẹ̀ gan a ń bèèrè tẹ́ sí ẹni tó ti ẹ̀ wá ní kò sí ẹ̀wá sí pé irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n lẹ̀ sọ̀nù ni so ni wàhálà alhaud wọ́n ni ẹ̀rí haud yóò wọ́n ni yusabbu fihi almazabani min aljanna wọ́n ni wọ́n ma dà sínú rẹ̀ àwọn mazabani láti àbí mizaban mizabanu min aljanna láti náà aljanna wọ́n ma dà sínú rẹ̀ wọ́n ní wa hadha mimma karrama Allahu bihi nabiyya wọ́n ní nínú àwọn nǹkan tí Ọlọ́run ọba fi pán òjíṣẹ́ rẹ̀ lélele so nínú àwọn nǹkan tí Ọlọ́run ọba fi pán òjíṣẹ́ rẹ̀ lélele wọ́n ní wa qad sahha anhu sallallahu alaihi wasallam wọ́n ó sì dínrin lẹ́lọ́dọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam annahu qala wọ́n ni wa innahum yatabahuna yatabahawna gbogbo wọn wà máa ṣe fàárí ayyuhum aktharu waridatan ní pé èwo ló pọ̀jù táwọn èèyàn pọ̀ síbẹ̀ èwo ló pọ̀jù táwọn èèyàn sí pọ̀ síbẹ̀ nínú àwọn díkọ̀ èdè lárúbáwá òun ni pé tí èèyàn bá débi omi wọ́n ni wárọ̀dà ni oye so ẹ̀rì pé ọlọ́wọ́ bá sọ pé falamma wárọ̀dà ma a wajada alayhi ummatan minan nasi yasqun so tí a bá ti débi omi wọ́n ni wọ́n sì kí ni wárọ̀dà àbí tán bá dó síbẹ̀ wọ́n ni wárọ̀dà oye so ma lò fún tán bá dó ní etí kí ni etí omi wọ́n ni wà ní anábi wá ní èmi o arju an akuna aksarahum ní pé mo wọ́n kan pé pé mi ní àwọn wọ́n ni fahuna ta'ti al-khususiyya ṣekú fẹ́ ìdí ni bí báyìí wá ní eh, èyí tó dásà lẹ́sà fà nẹ́bì tí wá wá wọ́n ni fakama annan nabiyya sallallahu alaihi wasallam wọ́n ni gẹ́gẹ́ bó sí pé annabi sallallahu alaihi wasallam huwa aktharu al tabi'an ní pé òun ni ó pọ̀jù nínú àwọn annabi tí wọ́n tẹ̀lé táwọn yẹ tẹ̀lé gbogbo ilé ilé ti máa wọ́n ni kàzálíkà hauduhu wọ́n ni bákan náà haudu annabi o aksarul ahwabi wurudan ní pé òun náà ni ó pọ̀jù ahwab jamọ̀ kini jamọ̀ haudu ni òun ni ó pọ̀jù nínú àwọn haudu táwọn yóò za'amu anna ahadithahu ahad àwọn rò wọ́n rò rùkúrò lọ́dọ̀ ara wọn ní pé àwọn ahadithi rẹ̀ ní pé ahad ni ní pé kìí ṣe hadithi tó wá lọ́nà tó ṣe pé a ah, ó pọ̀ gan tó ṣe pé kò ṣe jàníyàn wọ́n ni wala yu'taddu bil ahadi indahum lọ́dọ̀ wọn sì rẹ̀ yìí kò wọ́n ò sì ahad kún so wọn ò ká àhádìkú so wọ́n ni fi hadha wọ́n ni wà láhùhì min masáìlì ní àtiqad àtàwọn àmìnà àtàwọn àyèmìnà nínú àwọn alámàrí àtiqad nínú àwọn alámàrí wọ́n ni wal jawab wọ́n ni èsì fún ilé wọ́n ni awwalan wọ́n ni aláwọ̀kọ́ وكذلك اتبعوا ما تقدم من احاديث الميزان والصراط àtàwọn kan tó síwájú nínú àwọn àdíìsì òsùnwọ̀n àti afárá àṣíráàtì wọ́n ni àhádán wọ́n ni wọ́n ise kíni wọ́n ise kíni wọ́n ise àhád wọ́n ni bal hiya mutawatirah mutawatirin ó wá lọ́nà tó wọ́n ní mutawatiron tawaturon ma'anawiyan ní tawaturu tó ṣe pé ìtumọ̀ ni o ìtumọ̀ rẹ̀ wá tó pọ̀ lọ́nà tó ṣe pé kò sí ṣe kíni kò sí kò sí jàníyàn so náà lọ́fi sọ pé mimma tawataro hadithu man kadhab wa man bana lillahi baytan wa ihtasab wa ru'yatun shafa'atun wal hawdu so walhaudu nínú àwọn nǹkan tí ó tàwátàrọ̀ wá òun ni hadith kíni hadith haudu haudu tí annabi tí sẹ́fì sọ bí pé báyìí ni pé fíhì mizabani min aljanna fíhì mizabani nípa àwọn pipe so àwọn pipe yóò líkì sí láti inú aljanna so wọ́n lè mú wá pé ọ̀rọ̀ yìí o ní pé ó wà nù Tirmidhi so but wọ́n ni gharib ni so but ó sahih so nípa àwọn pipe àwọn àwọn àwọn àwọn pipe tí ó lìdì tapin pipe so àwọn pipe tí ó lìdì lọ sí ibi pond inú aljanna na ti kíni na ti ń bọ̀ oi so wọ́n ní sáàniyan so tawaturun ma'anawiyya ni so túnmọ̀ pé ó wá ìtumọ̀ rẹ̀ wá lọ́nà tó yí pé kò tí jà ní àkíyè pé gbólóhùn pé gbólóhùn hadithi pé inna li kulli nabiyyin hawdan tó ní kóhùn ló wá wá tó wá jẹ́ tawatur oye àtọwá jẹ́ tawatur ma'anawi ni àti láti sọ́kà jẹ́ tawatur so wọ́n ni yujibu al-ilma wal amal ó ma ń ṣe ìmà àti iṣẹ́ lọ́ranyàn ó ma ń ṣe iṣẹ́ ìmà àti iṣẹ́ lọ́ranyàn kò túnmọ̀ pé so torí pé ìdíkàwọn ibi gba àhádì wọlé ni pé àhádì fúnyẹ̀ ní ma àhádì ma ń fún wa ní zọ́nù ni torí pé àṣù ọ̀tán pátápátá pọ́dọ̀ ànẹ́bì ló ti wá a ma ń tó ṣúọ̀jù ní pé kíni ọ̀dọ̀ ànẹ́bì ló ti wá bọ́ àṣù ọ̀tán pátápátá ọ̀ so but in tó fẹ́ ṣúọ̀jù ní pé ọ̀dọ̀ ànẹ́bì ló ti kíni ló ti wá torí pé kí ló lé torí pé nìkan ló gbà wá ó pọ́síbù kò sí pé bóyá nǹkan ṣẹlẹ̀ níbi ìsinádìí ni so àbí so lọ́nù sí rẹ̀ in tí ó bá fún wa ní lọ́nù a lè fi ṣe kíni a lè fi jọ́sìn níbi àwọn nǹkan tó jọ mọ́ àkídà tó pé àkídà ó gbọ́dọ̀ wà lórí kíni lórí yàkíni so falsafa wọn so bọ̀ ṣe kọwa ní yóò jìbò lè ilmà yóò máa fún yàn ní ìmà àti iṣẹ́ gẹ́gẹ́ bó yí pé àhàdì náà máa fún yàn ó máa oye so gẹ́bí iṣẹ́ kàlàbá ní ṣe sàlàyé rẹ̀ níbi hujjiyatu Eh, khabaril ahad síra wọn ni sáàniyàn wọ́n lẹ́lẹ̀ kejì wọ́n ni an nalẹ̀ ibrata inda ahli sunna wọ́n ni nǹkan tá ma ń kàkún lọ́dà wọn onísúnnà o bí sihhatil hadith o ni pé àdísà ti lálàáfíà so sádìsà ti lálàáfíà wọ́n ni fa idha nukila alhadith wa anin nabi sallallahu alaihi wasallam bi shurutin khamsa ta ba ti mú hadith wa látọ̀dà nabi pẹ̀lú májẹ̀mú márùn-ún ẹwùn kan inú àkídà lọ́dọ̀ àwọn àfá súnnà ó tún kọ́ hadithi mbẹ̀ so tún kádìtì mbẹ̀ so wọ́n ni wàhíyà dọ́pùtù rọwà wọ́n láwọn tí wọ́n gba ìgbà wá náà wá orí wọ́n gbọ́dọ̀ pé orí wọ́n gbọ́dọ̀ pé tó ṣe pé nǹkan tí wọ́n ń sọ lòun nǹkan tán sí kíni nǹkan tí wọ́n gbọ́ kìí ṣẹni tí ó mọ̀ tẹ́sàn kan fún tí ẹgbẹ́ nǹkan mí ni ó mọ̀ sọ igi lẹ́sọ fún ewé ní ó padà sí kíni ní ó padà sọ so dọ́pùtù wọ́n gbọ́dọ̀ ní kíni orí wọ́n gbọ́dọ̀ pé wọ́n ní adalatuhum wọ́n tún gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé wọ́n dún ní mẹ́sìn wọ́n yí ṣe kíni wọ́n yí ṣẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tó máa ń ṣẹ lọ́hun ní gbangba ni o oye wà ilá kò sẹ́ni tí ó ṣe oye so tún àwọn tí wọ́n dún ní mẹ́sìn onídédé tẹ̀sìlánsọ́ so kìí so onídédé court of law so wọ́n ni ìtìsọ́lù standard so wọ́n ni standard nínú àwọn kátà sí pé ó jẹ́ ó lágbára ju bí àdálà náà ní Islam oye so wọ́n ni ìtìsọ́lù standard wọ́n ni standard yẹn gbọ́dọ̀ jọ ìmọ́ra wọn kò gbọ́dọ̀ gé wọ́n ni bí hadaini wọ́n ni ìtìsọ́lù standard bihadaini ash-sharatayn so kí sanadi yẹn kó so pọ̀ pẹ̀lú májẹ̀mú méjèèjì pẹ̀lú pé àwọn tí ó wà ń bẹ wọ́n jẹ́ udul àwọn tí ó wà ń bẹ wọ́n sì jẹ́ kíni wọ́n sì jẹ́ àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ní dọ́p yapa àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n lálàáfíà jù ìtànpẹ̀ ní charles ní wọn ò gbọ́dọ̀ yápa àwọn tán ṣe kí ni àwọn tí wọ́n lálàáfíà jù wọ́n lọ so òun náà wọ́n tó tọ́bọ̀ tó wá lọ jẹ́ charles nínú àwọn hadithi tí sheik mokbil sọ pé charles ní ni hadithi kí ẹ so kí hadithi kí ẹ mọ́ gbọ̀nká nígbàtí ẹ bá ń ṣe kíni tí ẹ bá ń ṣe dùá so kí àwọn máa gbọ́nká àdífì yẹn ṣáàzì ní ṣẹ́kùn gbogbo ìsọ̀rẹ́ ìkaná àwọn kí wọ́n sì kọ tíra tó fàṣọ́rọ̀ ilẹ̀ ìrádá so tó dípé gbogbo àwọn yòókù tó wá kò sí zikiru wẹ́lẹ̀ ìmẹ́ so bọ̀ Sheikh ziyada kí ziyada tẹ́kọ̀ ni bọ̀bọ̀ ọ̀rọ̀ pé ni òun ló ni òun ni ẹ̀mí fẹ́ balẹ̀ sí jùlọ ọ̀rọ̀ pé ṣáàzì so nínú àwọn nǹkan tí ó tún ṣẹlẹ̀ ni pé àwọn tó máa sọ pé kíyàn gbọ̀n kò sí dọ́pù ńgbà tó gbọ̀n ẹlòmíì tó bá ti ní ṣẹ̀rọ̀lá ó wà gbọ̀n so oríṣiríṣi oríṣiríṣi nínú àwọn tí ó mọ̀ nínú àwọn tẹ́rà fẹ́kọ̀ bọ̀ta sahih èyí tó lálàáfíà òun náà ni wípé kíni òun náà ni wípé èyí ó ṣe kíni èyí ó náà ni nínú àwọn èyí tí ó tún jẹ́ ṣáàzù náà tó so òun náà ni hadithi àti ni ọmọ ń pè gírí tí yíò ó dìṣẹ́ ẹ́ rárá ó ní gbólóhùn nínú so ní pé tí yíò dínà kúbá tí yíò fi dìde láti sujúd àwọn àfáà ní ṣáàzìní àwọn àfáà ní ṣáàzìní hadithi yẹ òun náà sí náà fẹ́mi o òun náà sí lẹ́mí balẹ̀ sí òun náà ni wípé ó kàdá ó fọwọ́lẹ̀ báyìí ó lọ sókè náà ni ọ̀dọ̀ Sheikh Al-Albani sọ pé kí ni àwọn gbà wọlé bọ̀ àwọn àfáà ń ṣàbù làdífì yẹn oye so àkílùkọ rẹ̀ ala kulli hal òun kọ́la fẹ́ yanjú lónìí so òun náà in tààtà ń sọ fúnra wa òun ni pé kí ni hadith gbọ́dọ̀ gbọ́kù nínú kí kò gbọ́dọ̀ yapa àwọn tí wọ́n ti kíni tó wà trustworthy jùlọ so wọ́n ni as-salamatu min al-illa ẹlẹ́ka àwọn ni pé kò gbọ́dọ̀ ní illa kò gbọ́dọ̀ ní kíni kò gbọ́dọ̀ ní illa nú so illa tó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú maslin àbí illa tó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú sanad oye so illa tó ní ṣe pẹ̀lú maslin so gẹ́gẹ́ bí ká mọ̀ pé ah nǹkan kan ti wọ́n bí pẹ̀lú bọ́n ṣe gba hadith yíwa so nínú àwọn ìlà wẹ́yìn lè kà sínú àwọn ìlà náà wọ́n náà ni na kárọ̀ wẹ́yìn àwọn ìlà sí mẹ́tìn tó jẹ munkar so gẹ́gẹ́ bí hadith tí ó ní tí na bá ti padà tí àwọn maljana bá ti wọ́ná táwọn ọmọ na bá ti wọ́ná ọlọ́wọ́ bó dáwọn àwọn èèyàn tuntun mí sàjánà ọlọ́run bó tún wá dáwọn èèyàn tuntun mí sínú náà so munkar ní hadith so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àbí àìlà sanad náà so bóyá bí kí ìjù lọ ṣẹlẹ̀ níbi tarikh káwọn èèyàn méjì kó yí pé ìgbà kankan náà ni wọ́n bí wọn ẹnìkan ti jẹ́ jọ àìf ẹnìkan jẹ́ kíni ẹnìkan jẹ́ sọ̀hẹ́ ẹnìkan jẹ́ dọ̀ìf ẹnìkan jẹ́ sọ ìbàgankan àwọn bí wọn wọ́n tún wá jọ gba ìmọ̀lọ́dọ̀ àwọn sheikh kankanani náà ni lọ́dọ̀ àwọn afá kankan náà ni wọ́n tún jọ gbé nùlú kankan wọ́n tún wá jọ kú nígbà wọn oye kódà eléyìí gangan ni nínú àwọn àjálù nǹkan tí ilmù ilal ma ń ṣe oye so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ilal tí yà lè tí ó lè ṣẹlẹ̀ nínú níbi hadith wọ́n ni wa idha tawafarat hadhihi shurut wọ́n ni táwọn májẹ̀mú ìbá ti pé wọ́n ni fal hadithu muhtajjun ìwọ ló mọ̀ tó sí ọ pẹ̀lú pé ó bọ́lọ̀ jẹ́ mutawatir so àìmọye àdísì bẹ́ẹ̀ tó sì takò ìtẹ́fì ni pé ẹni ànùgbà làwọn ẹni ìyẹn ẹni ànùgbà so wọ́n ni muhtajjun bihi inda ahli sunnah ìtẹ́fì kórìíra imam bukhari ni wallahi nínú hamakọ̀ ní kíyàn kórìíra imam bukhari kó sì láìkì sayyid kutub nínú pé yàn ya afọnufọ́ra ó imam bukhari afá aládìsì so o sì lọ láìkì bàbá literature so wọ́n ni a falhadithu muhtajjun bihi inda ahli sunna wani sawa'un kana ahadan am la yala ó jẹ́ ahadi ni àbí ara wọ́n da gbogbo mabáhìsù pé ẹ sí yufidu dhannu ni àbí yufidu liyakin àbí yufidu ilm nínú àwọn àfáà ní nínú àwọn mabáhìsì muhdathan nínú àwọn mabahith nínú àwọn ìwádìí tó ti pé àdádá rẹ̀ ní pé ṣe eléyìí sáàdì ṣe eléyìí yufidu dhanna amil yaqin ṣe lè ah, àdídì ti rìnlẹ̀ náà in tó kàwà ní pé só rìnlẹ̀ bọ̀ pé yufidu dhanna awil yaqin so gbogbo àwọn nǹkan báyìí torí pé nínú àwọn nǹkan tí wọ́n ma rí ẹlòmínà nínú àwọn kò sí tó kàwàá àti ẹ̀fẹ́ ma nǹkan tó yù fit oye sahih òtìtẹ́ hasan òtìtẹ́ àmà lọ́lọ́ so wani sawa'un kana ahadan am la wani wa sammata wajhun salis wani ojú kẹta mi tún wà tàbí tún fi wò wani wa huwa wani òun náà ni wípé annalbáṣà fil hadith òun náà ni pé kí a máa wádìí nípa hadith min haithu tawaturihi ló yẹ kó jẹ́ níbi pé só jẹ́ tawaturi ni wa ahadihi àbí ó jẹ́ ahad huwa fil asli ìtàn sọ látàwọn ìbàwọn sọ yìí ò pé nípìlẹ̀ o laysa min mabahithi ahli al-hadith kò sínú àwọn nǹkan táwọn Imam Ahmed ma ń wá kí kódà nínú tó súnmọ́ láàká ní pé tí irú àwọn nǹkan báyìí bá fi ṣẹlẹ̀ láyé mama wọ́n lè lẹ́ni ló ń bí díà so wọ́n ni innama yabhathu ahlul hadith in táwọn aládìsí ma ń wádìí ń parẹ̀ fi hadhihi níbi eléyìí àwọn kòrún tó lọ́lá jùlọ tán lọ́lá jùwá lọ tán jọ́sí fọ́lọ́wọ́ bá jùwá lọ àwọn ọmọ wádìí pé ṣe zọ́nù ní ṣe kíni ṣe ilmi ṣe mutawatir ni ṣe hahadi ni in táwọn wádìí ni pé fi hadhihi shuruti al-khamsa a majan maranu wani fa'iza tammat wani tí ó bá ti pé aujaba al-hadithu li'ilmu wani aujaba al-hadithu li'ilma hadisi yìí yóò ma ṣe ìmọ̀lọ́nà yẹn pé a ti mọ̀ nǹkan tí hadisi yẹn sọ in tí hadisi yẹn sọ fún wa wàl'amala ma'an a tún gbọdọ̀ fi ṣe kíni a gbọdọ̀ tún fi ṣiṣẹ́ sí so wani wà rọ́bí an wọ́n lẹ́lẹ̀kẹ́ ni o yóò rọ́dù aláìhìn wọ́n lè yóò ṣe rọ́dù fún wọn bí ijima'i ahìlìsúnnà pẹ̀lú àpanupọ̀ ahìlìsúnnà sẹ́rí nínú àwọn nǹkan tó dájú àwọn ẹ̀rí tí ẹ máa pé yóò nígbà ó mọ́dá kí pàápàá jùlọ ẹni tí ẹ bá mọ̀ pé kò jẹ́ ní gbòdodo rárá ẹni tí ẹ mọ̀ pé kò ní ndị rárá ni o ẹni tí a mọ̀ pé gbòdodo èyàn ó sì kí ni in tí ó súnmọ́ ẹ̀ bọ́ ẹ́ mọ̀ pé òun ti ya tó fẹ́ yà oye ẹ̀rí tí ó mọ̀ bí inú rẹ̀ ní pé àti àní wálé bùrẹ̀ torí pé nínú mistake tẹ́lò mi ma ń ṣe òun náà ní ń kó báwọn èèyàn tán lọ ń ṣe debate rẹ̀ èdè kíra ìsìn òun ni pé ẹni tí ò lódodo gbà tí ò rẹ̀lẹ̀ láti gbòdodo ó tún fẹ́ máa bọ́ sórí standard rẹ̀ orí standard tó gbé kalẹ̀ ni wọ́n fẹ́ máa bọ́ sí pé ara ó gbọ́dọ̀ mú wá ni ó gbọ́dọ̀ mú wá báyìí ó gbọ́dọ̀ mú wá báyìí sálẹ̀dì tó tẹ́ àwọn tí wọ́n ní mọ̀ ju ìwọ lọ́rọ̀nù òun láàmọ̀ lòna omi mìíràn tí ẹni ànùkẹ́ ni ìgbàgán ma ń sọ pé à kò sí ìjìmá lórí pé ìwò lè ṣe kòrú jù lórí olórí so kò sí ìjìmá so wọ́n ń sọ bó ṣe wọ́n sọ ìdí àwọn fi fẹ́sì fún náà ni pé à ìjìmá wà pé ìjìmá wà ń bẹ̀ so ó sàfẹ́ jẹ́ kí ẹ lọ kọ́ ẹ̀rí wa ara ọ̀rọ̀ ìjìmá yìí náà nìfẹ́ àwọn wà ń bẹ̀ ìjìmá wà ní kíni Abdullahi ibn Zubair kíni kàkiri ká ìjìmá e, tún ìjìmá wà bí fọ́ Abdullahi ibn Zubair ìjìmá tún wà lẹ́yìn rẹ̀ radiyallahu anhu oye so ìjìmá tún wà lẹ́yìn rẹ̀ ìjìmá tún wà lẹ́yìn rẹ̀ so in tí tí ó ma bí rẹ̀yìn bá wọn nú lè yóò ma fún so gbogbo bìjìbẹ́sì dáwọn èèyàn ń ṣe kí wọ́n ń gbà fẹ́ wọn fáwọn ẹni ànù láti máa dá òdodo orú fáwọn èèyàn tó gbé kí ni pọ́ǹjì debate fẹ́ni tẹ́ mọ̀ pé kò rẹ́dì láti gba òdodo ah, debate ṣe mẹ́yàn máa fi ń ṣe pé ókè o ẹfẹ́ ti fòdó rọrin lẹ́fẹ́ ni ẹni àbí ẹ mọ́ tán pé àwọn ilé ìfún ah kò bá láàká ìmúna ibo ni ẹwọ́ wà nùsúnà wá sọ ti ẹ mọ́ Muhammad Karabizi ìwọ́n náà bọ̀ wá sọ tẹ wallahi àwọn tán bá ṣe dìbẹ́tì nínú àwọn tó ya ìyàkúyà jù nínú àwọn bídá náà bá ṣe dìbẹ́tì àwọn lè yìí lọ wó àwọn bídá ayé àtijọ́ wọ́n sì declare loyalty fún wọn wọ́n sì sọ pé wọ́n lọ wó àwọn bídá ayé àtijọ́ wọ́n sì sọ pé àwọn náà right àwọn Imam Ahmad sí rọ́mì wallahi wallahi ẹgbẹ́gbùnrin àwọn tí àwọn bá ṣe dìbẹ́tì yẹn àwọn lè lọ hú gbogbo àwọn mídíà ẹwọ́n lọ hú gbogbo àwọn tí ìtẹ́ ti tẹ̀rì táwọn yóò ẹlẹ́kùta ló mọ́ kàrọ̀ bí sí so gbogbo àwọn títàn ti tẹ̀rì wọ́n lọ wá hú gbogbo wọn jáde wọ́n wá ní àwọn ilé ìjẹun ló wá ráìtì Allahu akbar wallahi oríṣiríṣi èyàn gbọ́dọ̀ ní ìkìláàsì gan níbi màtíyàn wáyì èyàn gbọ́dọ̀ ní ìkìláàsì gan èyàn gbọ́dọ̀ wà sí tí ẹ̀sọ́ náà wà gan àwọn ọ̀nà wà tí èyàn fi máa wáyì mọ̀tí pé ìmàtíyàn kà máa fi ṣe fàárí sáwọn èyàn ni ìmà àbúkọ̀ jíjà òkè odò ni ìmà fàárí ni so ìmà fàárí eh, Sheikh Salih al-Sheikh

tí wọ́n ní láti proof lẹ́nì kankan mọ́ ní so ẹ̀dàkùn irú àwọn tí àwọn èèyàn wọ́n bá jiyàn nìyẹn tí wọ́n bá dí so debate nìyẹn so wọ́n sì wọ́n fàyè ilẹ̀ fún rú àwọn èèyàn báyìí láti tàwọn aláìmọ̀kánà nítorí òdodo làwọn wà ah, honestly afá àwọn ò nípi kankanú súnnà ẹ̀dàkùtọ̀ ọlọ́run kí èyàn máa sọ pé ìmtìhánù náà fìbìlà ashkhas àwọn khawarij na mọ́n sí ẹgbẹ́ kí èyàn máa dányẹ̀wò pẹ̀lú àwọn personality pé àwọn khawarij ni ara ẹlẹ́yìn fà nábì ni ah! ẹ̀dàkùtọ̀ ọlọ́run àdífì wọ́n àwọn ènìyàn ẹ̀rẹ́ nígbàtí wáyé pé àwọn wọlá mọ̀ kó ma ń dó lórí súnà jù ìbáwọn àfáà láti dì àwọn ilé yìí wọ̀láì àwọn ilé yìí ya yàfúyàfà àwọn ilé yìí ìmọ̀ tí fi wó hadith na lọ́wọ́ wallahi ẹnìkan òsì kí ń dé ìmọ̀ táwọn ilé yìí wá ní ìmọ̀ bá ẹ̀rẹ́kùn gbogbo alkarobisi káúsàrí gbogbo àwọn gbogbo àwọn tó ti lọlẹ̀ àwọn tí ó wò tá yóò mọ̀ so gbogbo àwọn tán lọ ń hú jáde nìyẹn àwọn káúsàrí so àwọn tí wọ́n ń benefit inú mọ̀ wọn nìyẹn ìjẹ́ wà máa rí wọn nìyẹn wallahi al sọ nínú nínú I'lam al-Waqi'in sọ bí àwọn sálàfù sí ma ń kórìíra tó àwọn ògùlùtọ́tù masáìl àwọn sáìl tó lè gan àti àrọ̀ àìta àrọ̀ àìta so alimọ́bí ibi kọ́yìn tí ẹ sọ kìní kanáà wọ́n ni àwọn nígbàtí wọ́n sàlàyé oríṣiríṣi àwọn èèyàn wọ́n sàlàyé ẹni tó wọ́sì jù wọ́n ni man qasura himamuhu fi ittiba'i shawadhil masáìl so ẹni tó yí pé

àwọn ṣáàz àwọn ṣáàz ní máa wákì alimamu ṣúnbà alimamu ṣúnbà tó dùn hajjáde ó sọ pé láyé tẹ́bẹ̀ ṣáàz àbí láyé àkúzù bí ṣáàz ilá rọ́jùlù ṣáàz alimamu ṣúnbà bin hajjáde ló sọ ẹni kó ní máa wá máa ṣáàz kí àyẹ̀fẹ́ tó ṣe pé ṣáàz rédèrèdè so la يتبع الشاذ لا ياخذ الشاذ ابين في شيء في معناه الا رجل شاذ sema won kan ima àwọn gbogbo àwọn kan táwọn ènìyàn ma sọ tí wọ́n wá àwọn aro aita aro aita ni gbogbo àwọn kan tan kolodo abdullahi jabata ni so gbogbo àwọn kan tí wọ́n fi dá sunna nabi sallallahu alaihi wasallam en tó bá wá rí báyìí tó bá wá rí báyìí tó bá àwọn àrọ̀ àìta àrọ̀ àìta rídìrídé láákàí kí a máa lò láákàí wọ́n sì pẹ̀lú àwọn ní àwọn afáradì wọ́n sì rí àwọn mẹ́nà lórí ẹ̀ mẹ́jẹ bọ̀ ohun so in fi ahlul hadith so ite fi ma jẹ́ ahìlú wà ilá àwọn èèyàn pọ̀ láyé imam ahmed dada so ikú tó wáyé pé kíyàn ha hadithi ni wọ́n ha hadithi dada imam ahmed ò sí kólà kò kùlá wọn ara tẹ́wà imam ahmed tún wọ́nù hún nípa wọn àwọn èèyàn sì ha wọ àwọn òfin bẹ́ẹ̀ hàn kankan kódà ilmi ò hàn kankan rẹ so imam ahmed sì ṣe kíni ó sì sọ pé ah, àwọn èèyàn dada làwọn èèyàn yìí so ilé ó ṣe pàtàkì gan kíyàn mà bẹ́ẹ̀ni Allahu musta'an wallahi èyàn bẹ̀rù zanda kọ̀ fáwọn ẹni èyàn àwọn àbúkọ̀rí já tán pẹ̀lú àwọn onímọ̀ àdís káàkiri gbọ́n àbúrá jàbátá èyàn bẹ̀rù zanda kọ̀ fún wọn nígbẹ̀yìn ayé wọn wallahi torí pé ẹmọ̀ wọn kẹ́ o àwọn Mu'tazila ìdáwọn náà sọ ní pé kíni àwọn ò lè gba

Ànábì sallallahu alaihi wasallam ó ṣe nǹkan lófin yóò sì tún gbogbo àgbáyé rẹ̀ rẹ̀ àwọn sọ̀hábà ó tẹ̀lé nǹkan títí tá fi kú yóò sì tún gbogbo àgbáyé rẹ̀ rẹ̀ àwọn ashabul hadith ó tẹ̀lé nǹkan òun ló tún gbogbo àgbáyé rẹ̀ rẹ̀ nígbàtí wà kò sì tú láyé àwọn sọ̀hábà fala hawla wala quwwata bó àwọn bídá àwọn ti lọ wó àwọn bídá àtàn dìfẹ́ndì àwọn bídá àwọn ayé ime wọ́n ti hú gbogbo wọn jáde pé wọ́n èso bídá wọ́n sì kọ́rọ̀ az àti Ibn Taymiyyah àwọn fún ẹwùn al-musta'an so fún so so ṣe bá àwọn tí bá àwọn tẹ́ ti níbi tí wọ́n ń lọ àwọn ilé ìwá ẹni ìtẹ́fì mọ̀ pé honestly speaking wallahi àfíjìbò ó yẹ kí wọ́n wo ìgbé àwọn ìgbésẹ̀ wọn kọ̀kan kí wọ́n sì padà sórí òdodo fún ààbò síta se ń bí ọ̀rọ̀ fítẹ̀ nínú àti òun lọ́lọ́ òfin kó bá wọn dì sí ìwà ẹmọ̀ òun kẹ́ tó ṣẹlẹ̀ Abu Khadija yìí ti wá rí tó lòun fẹ́ wá ṣe dìbẹ́tì rí tẹ́ni <laughs> ah eléré làbọ̀ ọjà eléré so wá ní oní ó ṣe májẹ̀mú gbà pé owó kọ àmọ́ké wá òun ó sì gbé kámẹ́rà wá owó wá fíìmù gbogbo ẹ̀ àwọn tó ní àpẹ̀ ó wá ní ọ̀ oní ó kó kámẹ́rà pé eléyìí ò mọ̀ sí ṣe ìfà ẹ̀yin tẹ́ rìjẹ́tì ń gbà ń pé à so àdánwò ni wallahi àdánwò gangan ni pé in tó tí ń reject gẹ́rẹ̀ aylama anna ad-dalalata haqqu ad-dalala an ta'rif ma kunta tunkiruhu wa tunkir ma kunta ta'rifahu wa iyyaka wat-talawun fi ad-din sẹ́wọ̀n wọn kẹ́ in tó tí ma tẹ́lẹ̀ kó wá dípò ń takò in tó ń takò tẹ́lẹ̀ kó wá dípò ń rọwà gbà wọlé ẹ̀yìn takò pé à ní bá ṣe debate ẹ̀dẹ́kùn wá dìbí dìbétì láwọn èèyàn wá fi ń mẹ ẹ̀sìn ọlọ́wọ́ bá ń sùn nàtíjà ẹ̀yẹn kí wà láwọn nàtíjà àwọn nẹ̀tá ìjì dìbétì àwọn tẹ́ ti bá ṣe wọ́n ti fílẹ̀ àbí àbí wọn ò sí ìgbàǹkan lọ́wọ́ yín so gbogbo ẹni tó bá mọ ẹ̀sìn rẹ̀ lórí dìbétì ẹ̀sìn rí ó padà bíbí zakiri najin tó sì pé gbogbo nǹkan kó máa wà pleasing sí làákàì bọ̀ gẹ́gẹ́ táwọn wá kínú kí ló kẹ̀mí pẹ̀lú làákàí kọ́kọ́ gbé làákàí ẹ̀sìn Ọlọ́run bá sọ ànẹ́bì sọ torí kò sí kò ní má bá làákàí mu so eléyìí ó ṣe pàtàkì gan ọ̀ wallahi àwọn ẹni yìí wọ́n da ẹ̀sìn Ọlọ́run bá rú ni èyàn ń páyà zanda wọ́n ní a, fàínà àìmàtàlì ilmi wal iman wọ́n ní wọn tí wọ́n jẹ́ ẹni tíwájú nínú ma àti ìmọ̀ ibi tí wọ́n ti wọ́n pé ìjìmá ahàlùsúnnà ìjìmá ẹ̀yẹn tó wà tí ó bá ti tọ́ ọkùn wájú mi nígbàtàwọn ahàlùsúnnà ẹnu wọn kó jẹpọ̀ lórí nǹkan wọ́n ní mọ́ fún ọlẹ́rì ẹ̀rí òòrùn bí pé ẹnu àwọn ahàlùsúnnà kò ẹ̀rí òrán lórí eléyìn wọ́n ni fa inna a'immata al'ilmi wọ́n náà wẹ́ni síwájú nínú mọ̀ wọ́n ni wal iman àti nínú gbàgbọ́ mujmi'una ala thubuti haudin nabi ẹnu wọn kò lórí pé haudan nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ wọ́n ni wà hasilul adilla wọ́n ni rizọ́tì àwọn ẹ̀rí o adalati ala thubuti al-haw tó ń tọ́ka sí pé haw bí nílẹ̀ tatalakhasu fi ma ya'ti wọ́n ló sọmọ́lá ìsinmi nǹkan tí ń bọ̀ àbí tatalakhasu fi ma ya'ti wọ́n wọ́n ni aláwọ̀kọ́ wọ́n ní wa annahu fi àrọsọ́tí alkiyama wọ́n ní bí príncipe alkiyama ló wà wọ́n ní wa fi duniya wọ́n ní láyé yìí bí o wa tahta mimbari rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní ó wà lábẹ́ mimbara nabi sallallahu alaihi wasallam ẹlùmí wa wò pé ah bóòlè bóòlè yẹn ti fẹ́ gbélé yìí báyìí ó wà lálìkìyàmà ó tún wà lábẹ́ mímbàrí ànábì sọ̀rọ̀lá ah, ah. bó ní ẹ́ ti fẹ́ gbọ́yé báyìí so so ráwá ìwọ ni o mọ́ bó ti fẹ́ gbọ́yé sánàbí ti sọ àwa ti gbà wọlé so àwa ti gbà wọlé a ti gbà bọ́nù rẹ̀ àwọ̀ òsìsẹ́ sẹ́kùnù rẹ̀ sí Medina so àwọ̀ ó tún make sure pé àyè yìí o àyè tánàbí pè ní Riyadul Janna yìí abẹ́lọ́ ọba ń bẹ̀ ma wọ́n ni so anẹ́sà ti sọ anẹ́bí òdodo ni ni so kò sì sí èméjì ń so ma ni ma bayna bayti in tó wà láàrin ilé mi o wà mímbàrí àti mímbàrí òjísí ọlọ́wọ́ bá ìtẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam kò sí orí tó tó gan láyé kò sí orí tó tó nínú àwọn ọ̀gá táwọn yẹn máa ń ṣe Mẹ́dínà ni pé wọ́n máa ń lọ bọ́ sàárì ànẹ́bì ni eléyìí kò kàn ẹlòmí ìlà kò kàn ẹlòmí ìbẹ̀lẹ̀ ti ti tó bá ti bẹ tó bá ti tọrọ nǹkan lọ́dọ̀ ànẹ́bì tán tó bá kọjá lọ́wọ́ èyí tí ó ṣe pè fún wọn yóò ṣe pè fún wọn Umar eh, àti Abubakar èyí tí ò ní sí pé immediately wá ti kó níbi sàárà nẹ́bà yóò juwọ́lẹ̀ yóò sì gbójú kò mẹ́ so wallahi súnà dáagan súnà dá nígbèsí ayé yàn gan o ní tẹ́ ma wá prúfù kí torí àmà eh, bóòlẹ̀ fẹ́ dìbẹ́ tẹ́lẹ̀ bóòlẹ̀ fẹ́ dìbẹ́ tẹ́ bà ẹgbẹ́ fún àwọn zakidanaki yóò wà fún you know recently they discovered that the connection between the heavens and the earth there is one beam yóò kàn wí rere èdè kan ìtẹ́lú àwọn discover ìbàjọ́ bá dọ̀lá wọn ni wọ́n discover rẹ̀ ma so ma bayna bayti wa mímbàrí ànábì ní bí tí ń bẹ láàrin ilé mi àti mímbàrí mi o rawdatun min riyadil jannah rawdatun min riyadh ọgbà kan nínú àwọn ọgbà aljanna wa minbari ala hawdi minbari mi annabi in bẹ lórí hawdi mi Allahu akbar wani thaniyan wala la kejì nínú àwọn nǹkan tá rí yo níbi àwọn hawdu yìí níbi àwọn so hawdu yìí tin bẹ báyìí oye ó ti ń bẹ báyìí wọ́n ni sáàniyà wọ́n lẹ́lẹ́kejì wọ́n ni wasfu hazal haud wọ́n ni ìròyìn haud ni wọ́n ni wa hazal wasf wọ́n ni ìròyìn yóò yatadammanu lawnahu ó kó wa ta'mahu wà árọ̀bọ̀hù àti bó ṣe ṣe kíni bó ṣe fẹ̀ sí wà ádàdà àníyàtìhì àti òǹkà àwọn ìkéèmù tí bẹ́m̀bẹ̀ wọ́n ni sọ́hàtì bí zálikumu súnnà wọ́n ló rìnlẹ̀ pẹ̀lú gbogbo lè yóò súnnà ani nabi sallallahu alaihi wasallam látọ̀dà nabi sallallahu alaihi wasallam wọ́n èyí ó mọ̀ sí ni ló fi gùn in tí a fi sọ fún àyẹ̀ pé a pè ń pọ́ǹdì torí pé nínú hierarchy àwọn omi tó ma wà lórí ilẹ̀ wọ́la ocean náà kọ́ ló tóbi jù àbí sí ìkaná àwọn èjì náà lake lake ló tẹ̀wà kan pond láyé nù o àmẹ́láyé kìí á mẹ́ yí ó túnmọ̀ pé pond ànẹ́bí fẹ́ tó sàn gan kò yé so wọ́n ní wa anna tulahu shahrun wọ́n ní wa ardahu shahrun wọ́n ní wa aniyatuhu adadu kini adadu nujumi sama so àwọn ìkéhùn tí ń bẹ́m̀bẹ̀ káàfi mú lójọ gbíndé inṣáàlá wọ́n ní adadu nujumi sama so eyi òǹkà ìràwọ̀ tí ń bẹ ní sama ni wọ́n man shariba minhu shurba ẹni tó bá mú kẹ́kẹ́ ń bẹ̀ àbí man shariba minhu sharba wọ́n ni la yazma'u ba'daha abada kò tún gbẹ̀ngbẹ̀ mọ́ láyéláyé so kò tún gbẹ̀ngbẹ̀ mọ́ láyéláyé wọ́n ni qala ahlul ilmi wọ́n láwọn onímọ̀ sọ pé ẹ̀nà ìwáwò bí i ṣe nídi omi so ẹwà adúró omi tó yàn tí ẹ̀rọ kan rọra sùn fójọ mẹ́ta gan lásán nínú àwọn tí ò ní kan ṣe láyé so kí tó bá rọra sùn fójọ mẹ́ta lásán ẹwọ bóhùn gbẹ́sí mọ́ gbẹ́ wọn tó so ìwọ ti wá kú fún 50,000 years 50,000 years wo bóhùn gbẹ́sí mọ́ gbẹ́ ọ tó hmm, kò yí sí o so wọ́n ni qala ahlul ilm wọ́n ni àwọn onímọ̀ sọ pé wọ́n ni shurbatu hadha al-insan wọ́n ní mú mutẹ́ni yóò mú wọ́n ní ṣúrùbàtù hadar insani min alhaudu rajulan kana aw imra'a ọkùnrin ló jẹ́ ni àbóbìnrin wọ́n ní huwa unwanu sa'adatihi hmm. wọ́n ní àpẹẹrẹ pé yóò là ní inṣá allahu ta'ala tó bá wọ́n wọ́n ni lè anna sa'ada hmm. tó yí pé ìjèrè táwọn yóò jèrè imma sa'adatan tamma yálà kó jẹ́ sa'ada tí ó pé wàhíyà liman yadkhulu aljannata bila hisabin wala azab òun lẹni tí ó wà aljanna láì sísìrò tí ó sì ìwọ́n náà lọ ṣe dá nẹ́bí ní wọ́n mọ̀ sí bẹ́ so bákan náà má ṣàbòsí fẹ́ ní kankan so kò sí bó ti ṣàbòsí fún yà tó ní padà sí sírò tọ má ṣàbòsí fẹ́ ní kankan má ṣàbòsí fún mọ́lá kejì gbogbo owó ẹni ẹlẹ́ni tí ń bẹ lọ́dọ̀ wọ́n ni wà hádá afdol wọ́n lè ìlú lọ́lá jùlọ au bil hisabi duna al munaqasha Allahu akbar sẹ́rí bí sheikh ṣàlàyé òun náà sì ni sheikh Yahya Nahari bẹ́ẹ̀ náà ni ó sì ṣàlàyé nígbàtí yàn kéwú lọ́lọ́ wọn so wọ́n ni wọ́n láti bá wọn mo bí wọ́n gẹ ní pé ṣe haudu sóhun ni kausar baba ni ara wọ́n sọ fún pé alhaudu fil mawqif wal kausar fil janna so wani wani wa hadha afdal wani wa hadha afdal wani le lo lola jùlọ wani aw bil hisab dun al munaqasha wani àbí pẹ̀lú ìṣirò dun al munaqasha but kò ní síbi ìṣirò yẹn kò ní sí pé wọ́n drill yẹn be wani ay bil ard wọ́n kàn máa present yẹn ọ̀nà ni ìwọ̀lù ọ̀nà ìwọ ló ṣe báyìí èmi mo ṣe ìwọ ló ṣe báyìí èmi mo ṣe báyìí ó yẹ gẹ́bọ́ sí wá nínú hadith annabi sallallahu alaihi wasallam ẹgbẹ́ lómi o yóò rí bẹ́ẹ̀ so yóò wo wájú rẹ̀ kò ní rí kankan àyàfi yóò wo ẹgbẹ́ rẹ̀ yóò wo ẹgbẹ́ òsì kò ní rí kankan àyàfi náà bọ̀tọ̀ lọ́wọ́ bá subhanahu ta nínú àánú so ó tún dá hujja lórí ara rẹ̀ nìyẹn so ló wá nínú hadith annabi sallallahu alaihi wasallam pé Ọlọ́run ọbọ̀ foríjì àwọn èèyàn àyàfà wọn tẹ́ ma ń publicize ẹ̀ṣẹ̀ wọn I remember when I used to drink so ẹlùmí ó fẹ́ kọ táwọn yóò fi láìkì nánu those days those days kò kán tó ní kankan ó kàn fẹ́ dákọ àwọn ẹ̀ṣẹ̀ tó ó tẹ́ ń there was a time nobody knew about this mọ́jẹ̀ kẹ́rì kẹ́kẹ́ mọ́ nobody to know ẹwẹ̀ wò kẹ́ kí ni kí ni gbogbo eléhùn sí wallahi ayé social media ó ti kó bá àwọn gan ó ti kó bá ìgbésí ayé àwọn èèyàn gan aláwòye àwọn wallahi ṣẹ́mọ̀ tí social media sáwọn èèyàn dà majnun wallahi àwọn èèyàn ń ṣe bí wèrè lójú ayé ìwọ́n ló sì lọ pósìtì kẹ̀kẹ́ lánàá yìí ẹlòmí yóò ní ah, oríṣiríṣi àwọn nǹkan tẹ́yìn ọ̀rọ̀ lè sọ jáde wallahi social media wọn ó bí igbó ni wallahul musta'an so wọ́n ni wa imma sa'adatan naqisa wọ́n wa sahibuha man sha Allahu an yu'adhibahu a ah, an yu'adhibahu liqa'a kaba'ir iqtarafaha fi dunya wọ́n ní àtẹni tó sì pé ọlọ́wọ́ bá owó ọlọ́wọ́ bá láti fìyà jẹ́ nítorí àwọn kaba'ir tó kó síláyé so falaqiya Allaha 'alayha ó wá bá ọlọ́wọ́ bá lórí àwọn kaba'iri dúnà tauba kò sì túbá sẹ́wọ́n tó fi wà important kí àwọn túbá Ah, e ìgbà oun gan ló wà ní mọ́sùkú jù níwà bẹ̀lọ́n sí mi ẹwọ́ ẹjẹ́ ma tẹfóòn díẹ̀ sọ ara ọ̀ ìyẹn ni láti ma túbá gan wọ́n ni wà húwà min ahli tawhid wọ́n ni wọ́n tàn sí wà nínú àwọn ahli tawhid ó wà nínú àwọn tán mọ́lọ́wọ́ bá lẹ́yọ̀ kan níbi ìjọsìn níbi àwọn ọsẹ́ ọlọ́wọ́ bá àti níbi àwọn ọ̀ròyìn rẹ̀ wọ́n ni fa inna sa'adatahu huna wọ́n ni ẹ̀rí oríire tó wó rí báyìí laysat tamma kò pé o li'annahu yamdi alayhi ma yamdi ẹ̀ tí ó ma hadith yẹn sì rìnlẹ̀ pé àwọn tí ó wà núna àti kàfúnra wa gan nípa àwọn tí ó wà núna kọ́lọ̀wọ́n bá tó gbọ́n jáde wọ́n ti dèrú wọ́n ti dúdú wáwátá ó tún pé inú ti jó wọ́n jòkújò so ẹwọ ẹwọ bí hadith yẹn ti lágbára tó àti kàfúnra so pé àwọn wọ́n ti jóná jòkújò síwájú kan tó yọ wọ́n jáde ẹ̀yìn ẹ̀wọ̀n kẹmáyìn ṣùgbọ́tọ̀ náà bá yẹ fa'alu ma yasha wọ́n ni fa idha dakhala aljannata tó bá ti wáwà aljanna sa'ida yóò soríire wọ́n ni lakin fatahu ṣùgbọ́gbọ́ fún ma fata ma'a ahli sa'adati tamma wọ́n ni ó máa lé bí àwọn gbogbo alkọ̀ tó ń ṣe yìí gbogbo alkọ̀ tó ń wáyé bó ṣe ní ṣe pé gbogbo àwọn ládá yìí ẹni tí ó tẹ alkọ̀ ní ló padà lọ kó gbogbo ẹ̀kún lójú ọgbẹ̀ndẹ̀ <clears throat> ẹni tó wò tẹ alkọ̀ rí ògbogbo ẹ̀rí ó padà gbọ́nnú ládá ẹlòmíì ẹ máa gbọ́n ẹ máa gbọ́n jàmbá tó ṣe fún lọ́jọ́ sí ìjọ́ ìkò fún ń lọ

so gbogbo bí ẹni tí ó kó bá lè kìyàmà rẹ mọ́ fún láyé so kókó nù wọ́n ni sáàlìsàn wọ́n lẹ́rẹ̀ kẹta wọ́n ni annahadal hau ní pé àbàtà yìí yùzádù anhu aqwamun wọ́n lé àwọn èèyàn kún bẹ́ so wọ́n lé àwọn èèyàn kún bẹ́ wọ́n repel àbí wọ́n protect ya àbàtà yẹn kú lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n ni ya'rifuhum rasulullah wọ́n ni òjíṣẹ́ ọlọ́wọ́ bó dáwọn mẹ́ bí athari al-ghurra so pẹ̀lú àkírọkọrẹ̀ pẹ̀lú fúnfún wájú orí wọn wa tahdil wọ́n ni faqad sahha anhu alayhi salatu wassalam wọ́n tazuduhumul mala'ika a mala'ika ma lé wọn dànù níbi àbàtà torí pé nínú àwọn nǹkan tí Sheikh Yahya Nahari nínú àwọn nǹkan tí wọ́n sọ nígbàtí wọ́n kí lọ́dọ̀ wọn ó ní pé àbàtà àwọn tàbá ti kó nù sàárè gbàbáì so ibẹ̀ láwọ̀kọ́ lọ mú oye so ibẹ̀ ìdí jẹ́ kìí fi sọ pé wà ẹ̀ ní pé níbí báyìí ni ẹ pé kana aw imra'atan huwa kí ni huwa unwanu unwanu sa'ada sáyìn pé yóò sórí eré tó nípa ọ̀tọ́ múnú àbàtà o lè túmọ̀ pé kí ni o lè túmọ̀ pé tọ́ bóyá sa'ada sa'ada wọ́n ni wọ́n Ànábì ní la yaridanna aliyya nasun min ashabi àwọn èèyàn kan min ashabi alhaw àwọn min as so àwọn èèyàn kan wà tó yí pé wọ́n wà wọ́n wà mítí mi nínú àwọn àkílùkọ rẹ̀ nínú àwọn al'ummami nínú al'ummami ni ẹjá tó sí báyìí níbi haw hatta araftuhum títí fi dáwọn òkútúlìjú dúní so tó yí pé wọ́n àkílòkọ́ rẹ̀ wọ́n ní sáyìn tánàbí sallallahu alaihi wasallam fi dáwọn mẹ́ oní fa'akúlù ashabi anábi wani àwọn al'umma mini wani fa'akúlù wani wa masu pé la tadri ma ahdathu ba'dak so o mọ̀ nǹkan tí wọ́n ṣe kíni e o mọ̀ nǹkan tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ so àwọn kàwárìjì gbogbo wọn alimam ahmad ní àwọn kàwárìjì so àwọn míì sì sọ pé àwọn nǹkan mí náà gbogbo àwọn ará ń bí dára àwọn afáàmì sọ wọ́n ní nínú riwaya mi wọ́n ní ànábì ní la yaridu alayya aqwamun wọ́n ní àwọn èèyàn kan wà bá mi a'rifuhum mo dáwọn náà wa ya'rifuni àwọn náà ṣe kíni àwọn náà dámi ma thumma yuhalu bayni wa baynahum wọ́n wà separate láàrin èmi àti wọn faqulu innahum minni wọ́n zọ pé àánú àlúmà mi náwà fa yuqalu innaka la tadri wọ́n ni ìwọ ma ahdathu ba'dak àwọn kátà dánwò lẹ́yìn so tí na ń sọ pé so anẹ́bí o mọ́ kọ̀kọ̀ ilmù láhì wà lọ́kọ́lámi so nínú mọ̀ èrè anẹ́bí ni ilmù láhì wallahi àwọn èèyàn máa ń yẹ pẹ̀rẹ àwọn kan tọ́lọ́wọ́ bá dáfà àwọn èdè ọlọ́wọ́ bá pọ̀ tó tóbi gẹba àwọn tó bí ó sì jẹ pẹ̀rẹ wọn pẹ̀lú bá sí ń sọ pá àwọn máa ń lọ ṣe fíṣìtì ẹlùmí àyíkò òun sẹ́ dé sẹ́mẹ̀lẹ̀ gẹ̀ẹ́gẹ̀ kẹtàn òun pàdé jìbìrì lòun sáré bọ̀ ẹ mọ́ wo àwọn jùnún ìtumọ̀ wọ́lá Áfíríkà àfàyè gba wèrè púpọ̀ <laughs> honestly èyí àwọn èyí sí tó bá ìdámọ́ tí ọmọ ilé láwọn ìlú tán ti fayé mẹ́yà àwọn èyẹ sọ tó báyìí tàbí wọ́n máa dé honestly honestly ah ó sọ láàkọ́kọ́ ó sọ lẹ́rẹ̀kejì ó sọ lẹ́rẹ̀kẹta tẹ́ bá fi tẹ́sẹ̀ tẹ́ máa rí kó ìsọ wó ti mẹ́lẹ́ ni kò náà jù báwọn lọ wọ́n kàn wá kìníkà psychiatric kìníkà <laughs> wọ́n kàn ló ní ẹwọ̀n gan but a mọ́ bá ìgbà jùnúnù gan láfíkà wallahu musta'an so wọ́n ni so anábì ò mọ́kọ̀kọ́ so anábi ní suhkon suhkon ìtumọ̀ suhkon ni pé bu'dan so liman ghayyara ba'di fẹ́n tó bá yí nǹkan padà lẹ́yìn wani wa haulahi wani àwọn ẹni yóò humul ladhina irtaddu ba'da mawtihi min al-a'rab àwọn làwọn tí wọ́n ṣe pé wọ́n fẹ̀sìn ilẹ̀ lẹ́yìn ikú annabi nínú àwọn lárbawa wa qatalahum abubakir ni siddiq abubakar ni siddiq ó wá gbógun ti wọn ó jà wọn lógun wa man ma'ahu àti àwọn tí wọ́n àti àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ nínú àwọn muhajirin wal ansar wọ́n ni famatu ala al-kufri wọ́n wá kú lórí ìjẹ́kẹfẹ̀rí yẹn wa lam ya'udu ila islam wọ́n sì padà sí islam aw anna hadha abẹ́lẹ̀ yóò abẹ́lẹ̀ yìí túnmọ̀ pé mina zajiri nínú àwọn àkìlọ̀ àti ìlérí fa'innahu yuqalu li sahibil bid'ah so ní pé wọ́n sọ fún ẹni tí ó jẹ́ bid'ah pé innahu tadda ní pé min babi zajr so ní pé ó fi tí ànábì wà lórí ẹlẹ́ látara pé kan fi wọ́nẹ̀ àbí kan fi dẹ́rùbá wa laysa ma'nahu torí nínú àwọn nǹkan tí Allahu akbar nínú àwọn nǹkan tí Ah, jàbàtà ma ń lò láti fi fẹ̀rí nì nípa àwọn bídá àfẹ́ àní wọ́n ti fẹ̀sílẹ̀ ẹ máa wọ ọ̀rọ̀ ṣéhù àwátáwò ògbẹ̀sìn lọ́dọ̀ jàbàtà tán gbà lọ́dọ̀ ṣéhù bèjì wọ́n ni walaysa ma'nahu irtadda 'an al-islam wọ́n lè yóò túnmọ̀ kó ṣe kíni ó fi islam lẹ̀ wa kharaja minhu ní kó annahu irtadda ani sunna nípo ṣe kí ni ó fi sunna lẹ̀ so ó fi sunna lẹ̀ wani irtadda ani sunna ti shay'an ó fa wọn kalẹ̀ nínú sunna wa hadha mithlu qawlihi fil khawarij wọ́n lè lè ẹmọ́ gbọ́ ẹmọ́ gbọ́ wọ́n lè lè iná dágẹ́gẹ́ bí irú gbólówà annabi níbi khawarij ni pé annabi ni yamrukuna min ad

oní pé ẹni pé musulmi ni wọ́n musulmi on bídíà ni wọ́n so nínú àwọn sọ̀hábà gẹ́nà so wọ́n ni ala qawli man fassara hadha bil wa'id lórí ọ̀rọ̀ ẹni tó wáyé pé ó tú eléyìí lórí pé ìlérí lélẹ̀ wa lam yukaffir al khawarij kò sì kàfàrà àwọn khawarij wọ́n amma man kaffara al khawarij wọ́n ni ẹ̀rẹ́ tó bá pẹ khawarij ní kèfèrí wọ́n fal hadithu indahum wọ́n ní àdíjì lọ́dọ̀ tí wọ́n aláàbọ̀ hìrìhì á tú bó ṣe wà yìí náà wọ́n ní wà máa na mina dín so lọ́dọ̀ tí wọ́n báyẹn ìtumọ̀ yamurukuna mina dín yẹ kùrùjú na minhu ìtumọ̀ ń sálẹ̀ fún alóní nìyẹn ní pé àwọn àfáà lè tún nǹkan gbà mí tó ẹgbó kódà ẹ̀yìn òtí ẹ̀ kódà ó kò fún ìyàn ọkọ̀ tọ́ àwọn ó lè ń látara rẹ̀ so àwọn àfáà mi gbà pé àwọn kọwàrí kèfèrí ni wọ́n bá àwọn àfáà mi ò gbà bẹ́ẹ̀ tí àwọn yàbàtà bá fẹ́ lò lẹ́rì àyà àgbélè lọ́wọ́ tẹ́ẹ̀fẹ́ àgbálọ́wọ́ rẹ̀ torí pé ìtí wọ́n fẹ́ lò lẹ́rì fún kọ́lá wọn fẹ́ lò lẹ́rì fún èyí tí wọ́n wà lórí ẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n ní anábi sallallahu alaihi wasallam wọ́n ní ó tún fẹ́lẹ̀ yìí rẹ̀ fún wọn pẹ̀lú pé thumma la ya'uduna fihi abadan níbi hadithi àwọn kọwàríjì yàn ní pé lẹ́yìn náà wá ní ṣe ni wọ́n wá ní padà sí bí ẹ̀sìn yẹn máláyíláyé oye so ó fi ń kàn wọ́n ni fàhá wùlá ìhùnáṣùn wọ́n láwọn ẹni yíò àwọn tó sì pé annabi sallallahu alaihi wasallam tó sọ pé la yardanna alayya nasun min ashabi min ashabi al-hawl hatta araftuhum ukhtuliju duni ní pé wọ́n ti lé wọn kó lọ́dọ̀ mi ukhtuliju duni oye wọ́n ti segin wọ́n ti lé wọn kó ní ọ̀dọ̀ wọn wọ́n ti lé wọn dànù wọ́n ni fàáwùlá ìhùnásùn wọ́n ni àwọn ilé àwọn èèyàn kan ni wọ́n ọ̀gọ́yẹrú wọ́n yí padà wà bádàlú fi súnnà wọ́n ti change súnnà wọ́n ni wà rọ́kìbù bídà àwọn ilé igun bídà so rọ́kìbù as-sa'ba wa dhalula so tó máa ní rọ́kìbù as-sa'ba wa dhalul gbogbo wọ́n máa ń lò fún ẹ̀ẹ̀rankumin az-dhalul ní gùn ẹ̀sìn tó yẹpó fìra rẹ̀ lẹ́àrí as-sa'bu lè jí ò ní tètè gbà so táwọn alábáwá pẹ́pẹ́ wọ́n ni rakiba as-sa'ba wa az-zalul gbogbo náà kú mínà ti gùn so tí wọ́n tún gbogbo nǹkan làwọn gùn nú bídà so wọ́n ni rakibul bídà gbogbo na bídà lẹ́sẹ̀ kí ni wọ́n torí bọ̀ wọ́n ni ó sì mẹ́ẹ̀mọ̀ ó sì ń se bídá tó yàtọ̀ sí ìdá nẹ́bì mú wa bí ó wà kútúbà bídá ni ó se alẹ́lúmí ó túnmọ̀ sí ìrùn ọ̀ràn yẹ lọ́wọ́ yóò sì tún tẹ̀sùbá mú ẹ̀tí rírí irun ọ̀ràn yẹ yóò sì tún tẹ̀sùbá mú kí ló ń lórí yóò fa àwọn kalórin fa fa ìdí ń fa kó tó délé ó tún dé kútùbà náà ó tún fa mọ́mù lọ ìmọ́mù ti kọ́ tó fa náà ni ó tún lóyìn ó tún fa náà ni ẹlùmí àwọn orí gbogbo òjò sì ti ń ṣe ẹni pé púpà kó máa máa gbéra rẹ̀ kalẹ̀ pé òun fẹ́ yapa súnà nábì so wọ́n ni fa aqabahumullahu fi dhalika fi dhalika al-mawqif ọ̀nà ọba sí àjẹ wọn láyé bí an haramahum min ash-shurb ọ̀nà ọba tẹ́lẹ̀wọ̀ fún wọn ni so mo ti rí ọ̀rọ̀ kan náà àfáà ìgbẹ́ nínú àwọn tí ò ní mọ́ haudu náà láwọn Mu'tazila wọ́n láti pé ìkaná àfáà súnà wọ́n sọ ní sọ àdúwà ní pé a sì ń bẹ̀rẹ̀ ọba fún wọn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe yìí pé kán má lè mú bí haudu náà so wọn ò tọ́ sí na ẹ gbàgbọ́ wọn ò gbàgbọ́ nù rẹ̀ na sallallahu alaihi wasallam yóò foríjì àwọn ẹ̀ṣẹ̀ wa torí kò sí iṣẹ́ wa tí ó dá àyàfi sí pé a tún ti fi ẹ̀ṣẹ̀ a tún ti tẹ̀lé so àánú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan náà so a ní láti máa bẹ̀rẹ̀ Ọba fún àánú rẹ̀ gan Ọlọ́run Ọba kó wà àánú rẹ̀ sí wá kó jẹ́ ká kú lórí súnnà kó jẹ́ káwà máa tẹ̀lé súnnà lọ ìta nàbí sọ káwà tẹ̀ máa ma wà so hada wallahu alam ẹ̀yíká dubai وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله